الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك فن الله سبحانه وتعالى أترى لكم كاتي قفن النبو محمد صلى الله عليه وآله وسلم حديث ليتي أفقبي يوليني ولي أدى الله سبحانه وتعالى òun náà ni wípé aha àwọn ìtàn sàrẹ̀ lọ lánàá náà ni awọ́lá fẹ́ gbé mas'ala kan yẹ̀wò mas'ala ni wípé ẹn pa sàlàyé wípé ẹni tó bá ṣe mistake jẹun nínú ọ̀sán Ramadan àbí tó ṣe mistake mú ìwò nítọ̀hún yóò tẹ̀síwájú níbi àwẹ̀ rẹ̀ ní insha Allah gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni pé man dara'ahu qay'un falyutimma sawmahu أو من ذرعه القيء فليتم صومه ẹnikẹni tí ebi bá gbé kó kọ̀mplítì àwẹ̀ rẹ̀ wà man istaqa'a fa alayhi al-qada amẹ́ni tó bá ṣe istiqa'a qada ń bẹ̀rún Shaykh point wọ́n example ọ̀nà tí istiqa'a lè gbà wá wọ́n lè lè ṣẹlẹ̀ ń gbàmẹ́bì náà pẹ̀lú kíyàn wo nǹkan tó lè ríyàn lára kíyàn wá bí

tó bá sà ti jẹ́ pé wọ́n ni sábà bí èébì yẹn tó bá lè jẹ́ wọ́n ni sábà bí èébì yẹn àwẹ̀rẹ̀ ti já nìyẹn so now àtiwá ó ti wáyé pé kíyàn lọ́sàn Ramadan kíyàn wá lọlé oúnjẹ kíyàn mamá kó jẹun kó mú kó ti gbàgbé kó ń gbáwẹ̀ ó ti yó bá kán kódò lè dìde má ó ẹ̀ṣà wọ́n ní pé tó bá yẹ kí bí oúnjẹ alátamọ́wá jẹ ń kọ́ ìbéèrè yẹn wà ń bí ẹjẹ́ nǹkan fún wa so bá alẹ́ni ẹni yẹn béèrè láti ẹni ò sí àrọ̀dín bí yìí okay ẹ̀yẹ̀ ń bèèrè wọ́n ní what about if someone eat a spicy food while he forget that he's fasting but he, need, and he ends up remembering that he's fasting only after eating it does he drink water then or water upon himself kò lè mú mi bẹ́ẹ̀ni kò lè mú mi nítorí tó bá lè mú mi ó ti mú mi amdan the least tó lè ṣe lórí àkọwàá ìdíṣẹ̀rí the least tí ó ṣe nítorí ìyàfò mi sí ẹnu nù yóò bomi sí ẹni já omi sọ́lọ̀ fún ìntáhà sọ́mọ̀ àwẹ̀rẹ́ ti ṣe kí ni o àwẹ̀rẹ́ rí fẹ́únù àhà so wọ́n ní ìbéèrè mi ẹ̀rọ kìí kìí lẹ́nà same question when someone eats some food but begins to purge at the time of sahur if fajr has come can he still use drugs so wọ́n ní pé èyàn wá jẹun ní ìsìn ó bẹ̀rẹ̀ sí ní máa bì ó wá di táìmù sàhóò tí fájírìsì ti wọlé sẹ́ni ẹ lè lo kò lè lo má kò lè lo because oògùn yẹn yóò dá sí ọ̀nà fún náà ni kò lè lo oògùn àwọn nǹkan míì tí àwọn àfáàlẹ́ ẹ̀ lè lò òun ní Ramadan o lè gba Ramadan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni bóyá omi àbáwọn kan tán máa ń tọ́ sójú tán tọ́ sí tí because ele náà ló lọ jù pẹ̀lú àwọn kọ̀wàá ìṣẹ̀ríyà ìdídẹ̀ ni wípé ṣẹ́ríkọ́ìdà ni wípé àwọn nǹkan tó jẹ́ àwọn mufattirot ó ti wà stated already wọ́n sẹ́lẹ̀ wípé kò tọ́kọ pẹ̀lúkan ní mufattir tó bá ti rí enough evidence tó tó kò yé mi bá ó lé kọ̀ọ̀kan lé dédé wípé ó yẹ kó ti fàtọ́rọ̀ tí kí ní ò bá ti ní hókùn ta'am wa sharab ó lè pè ní mufatir kò sínú mufatirot ṣe bá yà rí ẹ̀hẹ́n ló nẹ́fẹ́ sọ pé àwọn omi tí ẹ̀ bá gbà èyí tó bá jẹ́ mọ̀gọ́díyà abẹ́rẹ́ tó jẹ́ mọ̀gọ́díyà ní tó pẹ́kà fi rẹpísẹ́ntì oúnjẹ àtómi èyí ti wà ní mọ̀kọ́mù oúnjẹ àtómi a kà gbé sí mọ̀kọ́mù oúnjẹ àtómi a kọ́kọ́ gbàwẹ̀ wa in kuntum maridan aw ala safarin fa iddatun min ayyamin ukhra ọlọ́n ti yọ̀wọ́lẹ̀ wọ́n tó bá rẹ̀ ọ agbọ́nbẹ̀ lórí ìrìn àjò fa iddatun min ayyamin ukhra san nínú àwọn ọjọ́ mi ó wá ní kọ́ìdà kan tí wọ́n tó wá ṣẹrọ́dù fún tí ibùn tèmi ní ṣẹrọ́dù fún nínú ṣẹ́rì mọ́tò ẹ̀wọ̀n kọ́ìdà ní pé àwọn ń gbé kọ́ìdà kalẹ̀ pé asọ́wù alẹ́bùrọ̀fì sọ́wù fíìmà yẹ́dùkún lá fíìmà yẹ́kùrùj wọ́n wà fílwùdó fíìmà yẹ́kùrùj lá fíìmà yẹ́dùkún kí ní yóò síntò sí bèbá sáré kàfà ṣe báyìí àbí ẹ̀yẹ́ kan mú kí ní ẹ̀dẹ́kí mọ́ sàlẹ̀ ìrìnlọ kí n sàlẹ̀ ẹ̀kọ́ ìdàyẹ̀ fún wa àti wájú bí ṣe ṣe rọ́dù fún نعم اختلف العلماء ادي كما سالي مساله يواينا اختلف العلماء في من جامع ناسيا جامع ناسيا àwọn àfáà ní ìyá pẹ̀lú nípa ẹni tó bá ṣe jìmáàrù ó súnmọ́ yàwó rẹ̀ náà sára Ramadan àmú ti gbàgbé ni anna alayhi wọ́n ni falmashhur min madhhabi imam ahmad wa ghayri èyí tó gbajúmọ̀ nínú madhhabi imam ahmad anna alayhi alqadaa wal kafarata wọ́n ní yóò ṣe kọ̀dọ̀ wo ó kọ́kọ́ san àwẹ̀ jọun àwẹ̀ jọun ó kọ́kọ́ saná ó wà ṣẹ̀ṣẹ̀ wá ṣe kàfàrà èyí tó ti ma imma imma al-itq shahrayn tatabi'ayn ìtàn hmm. al-itq bayna shahrayn tatabi'ayn ìtàn sittina miskinan imma kó bọ́kùn ẹ̀wú adìmẹ́nu bá mọ́sálà lánàá pé tí yóò bá lágbára tí yóò bá padà tí kò kìí sí pé ó fẹ́ mọ́ lọ híyàlù ọgbọ́n àrékèrèkè táwọn ìmọ́ fi ń sá fún tó ma fi ń bypass àwọn òfin ọlọ́run wọ́n ò di ogbójú ọlọ́run lọ́wọ́ ma bypass òfin ọlọ́run wàláhì ó fẹ́ sí ibi láyàtọ̀ wọn ma bypass òfin ọlọ́run bá subhanahu wa ta'ala wọ́n náà mọ́ súnmọ́ bí ma àwọn mọ́tọ̀ ọlọ́run bá subhanahu <laughs> ni wọ́n ní because ànábì ò bèèrè lọ́wọ́ ẹni tó lóun ti àlátù ó lóun súnmọ́ ìyàwó òun ànábì ò ní àà ah, só wá gbàgbé ni àbó orin tí àbó mọ́mà èwo ni méjèèjì ànábì ò wulẹ̀ tí ẹ̀ bèèrè lọ́wọ́ rẹ pé so gbàgbé àbó gbàgbé ó rí bá yà bí aha tayyib amma riwayatul ukhra anil imam ahmad ó wá tún ní ẹgbàwá mi náà ó mọ́ ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn madahib pé àfáwọn ní

kò lẹ́sìn a sì pé yóò ṣe hálò hadith yẹn ló wípé ẹni yẹn wákọ́ àná nìkẹ́ kó mọ̀ gbàgbé ó ṣe ni and then mo ń bèèrè wọ́ṣẹ̀ kanáà lọ́wọ́ wípé tí ìmọ̀ ń gbàgbé mo mọ̀ pé èlè gbàgbé jẹun èlè gbàgbé mú o àwọn sí èlè gbàgbé súnmọ́ obìnrin náà sọ kọ̀mọ̀tọ́ bí ẹmà ẹwà lọ adúgbò mínítì ẹwà ń lọ ẹ ń bọ̀ ọkùnrin ò rántí obìnrin ò rántí so possible báyìí kò sẹ́ni kó mọ̀ tí wọ́n méjì imi ò bí awẹ́ lè sẹ́ni wallahu alam na'am wani qala ibn abdul rahimahullah wọn sọ wani as-sahih anna al-jima' kal akli wa ghayrihi wọ́n ní ṣẹ́rí aljima wọ́n ní èyí tó lálẹ́fẹ́ ni pé jima o ó dà gẹ́gẹ́ bí al'aklu bí ìgbà tíyàn bá ń jẹun a so tíyàn bá jẹun bí wọ́n bí pán fọ́sì yẹn jẹun àbẹ́yàn gbàgbé náà ni so kò bẹ̀rẹ̀lẹ̀ dẹ̀ ni ọ̀rọ̀ tẹ̀kíyùdín náà ويؤجد هذا القول وني يتو يعني من من نسيا من نسيا فاكل او شرب كينسي على وجه الحسر على وجه التمثيل ني èyàn tó bá ṣe mistake bí ìgbà tẹ́nìkà bá ṣe pé bí báwọ̀ bí ìgbà tó bá ṣe mistake jẹun tó bá ṣe mistake mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n man aftara fi ramadana nasiyan ẹni tó bá aftara man aftara jimọ́ sí wà nínú àwọn mufattirot ẹni tó bá lọ ṣe mistake sí nínú ọ̀sán ramadan falakọ̀dọ̀ àríwára kafar ẹgbẹ́lẹ̀ yí àjìmọ́lá ni kò ní kéré man akala aw because in tó lè aklu àti ṣúrùbù náà ni ó possible kó easy kó ṣẹlẹ̀ jù ó sì á kí obìnrin mẹ́lẹ̀ náà sọ ramadan ni ni wọ́lẹ́ ìwọ̀n gbàgbé ni ah ṣé ó dẹ̀ yìí sí báyẹn ah, wọ́láwọ́lá àkórí ah, eh, òbí ó ti ẹ̀wà mọ́mkín nìkan kí ẹmọ́ ni kò sí kálọ́wà mọ́mkín bọ̀ só wà kìí ṣe mohal kìí ṣe mohal kìí ṣe tí ó wà pọ́síbù bọ̀ imkanu rẹ̀ yẹ ah, ó lè eh? eh, ó ti yí rà ẹ̀ẹ́sẹ́ ló pọ́síbù wọ́n tàbí ìṣẹ̀ṣẹ̀ nìká àbí ìṣẹ́fẹ́ sọ ní àbí bóò náà sí ní ẹgbẹ́ kí iṣẹ́ tó bá jẹ́ sàrí fẹ́ kọmọ̀ bọ̀hámọ́ síláṣí ni kò wọ́kì ó jẹ́ sàrí tán ìṣó mọ́sálásí ni kódà ìgbà tí yóò tẹ̀ tí mọ̀ kẹ̀kẹ́ ìgbọ́rí wó ṣẹlẹ̀ láyé ìgbọ́rí láyé oúnjẹ tó mì ní ọ̀ èyí òun kódà ó ti oúnjẹ mọ́sábà ṣẹlẹ̀ gẹ́ ló pé bóyá ó mọ́ sábà fẹ́ sílẹ̀ especially bí day one or day two yìí ó possible pé kó ti gbé àì chẹ̀tẹ̀ ẹni kó kàn rán olé ti náà ọlọ́fẹ́ fún mi ló jẹ́ tó lọ kí ní lẹ́nà ọ́n tó tó ń dámọ́ mi káàkiri mo ti kàwọ̀ kan nínú ọ̀dọ̀ àwọn tí wọ́n ti lọ níwájú ẹni pé ẹnìkan ó fẹ́ jẹ́rẹ́ ẹnìkan kan sọ pa àwẹ́ mọ̀ wọ́n ọlọ́fẹ́ fún mi ló jẹ́ sí dámọ́ mi yé kí ló dé ṣe bí fa inna ma at'amahu Allahu wàsàkà ọlọ́run fún olóúnjẹ ó sì fún olómi ló tó wà ń dá àwọn mẹ́ká kiri so ó wà lè jẹ́mọ́ ohun wọ́n ti rọ létí bó jẹ́ kọ̀dọ̀wùdénù qawluhu wala kaffara tufidu al-jima' li'anna al-kaffarata la takunu jima wa innama mathala bil-akli wa shurb likawnihi al-ghalib fi an-nisyan it is correct because okay tẹ́bá ní pé kàfàrọ̀ wà lè lórí àpá àti ní pé kò sẹ́lọ̀m bó lẹ́sẹ̀ wá ò jábà kà fàárọ̀ lórí ẹni tí ò sẹ́lọ ó yẹ ẹ̀sẹ̀ olóṣẹ́ ah, ó súnmọ́ bí nínú ọwá mọ̀má Rabbana la tu'akhidhna in nasina ayàtà ọkọ̀ mọ̀ fún ọlọ́run sì ti gbàdúrà ọlọ́run dákun má mú wa tá bá ṣe mistake àbá gbàgbé in so akọ́kọ́kọ́ sí kàfàrọ̀ list tó lè wà fún ọkọ̀dọ́ list lè tó list tó lè wà fún ọkọ̀dọ́ kò tẹ̀ tó sí kọ̀dọ́ òfin gbogbo because tó bá jẹun náà kò ní sí kọ̀dọ́ òun fún fa'idatan wọ́n fẹ́ mú fa'ida fún àmì jìwa al al-mufattirat wọ́n tún fẹ́ fún aláwọn mufattirọ́tì dé mufattir àwọn kẹtí mọ́ ń ba àwẹ̀ jẹ́ wọ́n kàfẹ́ summarize fún àkọ́kọ́ aljima ẹ̀hẹ́ wọ́n ni wàhúwà nafsu tẹ̀gíbil alhashafa fi kúbùl audubor wà láúlam yáṣùn ìzà a sọ pé ìtànkpẹ̀lẹ̀ jima o ni pé kí nǹkan ọmọkùnrin kó tán sínú nǹkan Eh, gọ̀ìbúbà yìí gọ̀ìbúbà tó hashafa ní in reality o ní pé ti bí ọwọ́ tí ọwọ́ kìyẹn tó bá ti lè wọlé tí yóò rí má min bábi aula jima'a ṣẹlẹ̀ an zala aula minzil nǹkan ṣe ni ó àbí nǹkan ò ṣe ó ṣe nǹkan ni ó àbí ó ṣe nǹkan kọ̀dìjáma azàwùjẹ́tẹ̀wò lánàá pé idha jalasa bayna shu'abiha al-arba'a wa jahadaha tó bá lè jòkó faqad wajaba al-ghusl tó bá lè jòkó sáàrin shu'abiha al-arba'a sáàrin orígun mẹ́rin obìnrin jòkó sáàrin rẹ̀ báyìí wa jahadaha anzala o an zala o o kù sí ètò kàwá jìmáwù ti ṣẹlẹ̀ ṣara ní àwẹ̀rẹ́ ti kọ́kọ́ lálà sí báyìí náà tó ní kò bá jẹ́ kúgùl àbí dúbùrù tó ń ti fẹ́ dúbùrù haramu ni bọ̀ tó bá lè sẹ́nà ó sì sánà nù bọ̀ dúbùrù haramu ni o ẹ́ o èèyàn gbọ́dọ̀ súnmọ́bìnrin ní ọwọ́ ẹ̀yìn èpè tó lágbára ń bẹ fún bẹ́ẹ̀ gbogbo nǹkan lè ṣe fóbìnrin àfẹ́ ní gbogbo nǹkan tọ́kùnrin àti obìnrin máa ń ṣe nílé ní tó jẹ́ àláàlì kì í ṣe tààràmù boyfriend girlfriend kó mú tó ń ṣe rí dèdè káàkiri orí ọbọ̀ sọ yìí èyàn tó jẹ́ ìyàwó èyàn tó jẹ́ lẹ́tọ̀ èyàn àbáwọn ìyàwó èyàn kíwúnù so gbogbo nǹkan tán bá máa ń ṣe fún obìnrin máa ń ṣe fún obìnrin àyàfi àdúgbò bó bá ṣe èpè tó gbà látọ̀dọ̀ Ọlọ́run nìkan kì í ṣe kékeré wàláwùlàm yáṣúlẹ̀ ìzàlì wa huwa a'dhamul mufattirat òun ló lè jù nínú tí ma ń báwẹ̀ jẹ́ because wọ́n wà tààtì kàfàrà bẹ́ẹ̀ ni abẹ́kọ́ li'annahu yujibu ma'a al-qada'il kafara fil jumla ẹlẹ́ẹ̀kejì ni yóò jáde lára ń sì kí náà pé ikhtiyaru ni ikhtiyaru rẹ̀ ni kúrò kúrò mọ́ sí jima ẹn padẹ̀ sọ wájú iná ní jẹ takọ́yẹ̀ ní nígbàtà ń sọ̀rọ̀ nípa ipe ṣe kọ̀dọ̀ wà lórí pé ṣe mọ̀dáábà tó wá lìdì sí ìzáàl ṣe kankan náà nítorí jìmá tàlẹ̀ sàlàyé àwọn ojú tó fi yàtọ̀ pẹ̀lú ọ̀ṣẹ́ kalalbani rahimahullah bí kí yẹn kan mọ́ bí yẹn ni àbí bẹ́ẹ̀ lọ ni nìkan wá ṣẹlẹ̀ sí ni èyí tó lọ jù náà ni pé tó bá ikú bí ó yóò sàn kí náà gbé náà yóò sì kọ̀dọ̀ náà ẹlẹ́ẹ̀kẹta ni al'aklu wa ṣúrùbù wa minhu ṣúrùbù dukhan nínú kíyàn mọ́ jẹ kíyàn mọ́ mú yóò ní kíyàn mọ́ fa sìgá àbí kíyàn mọ́ fa igbó tó bá fa igbó lọ́sàn Ramadan àbẹ̀rẹ̀ ni ẹn só kẹwàá só ń jẹ ni síbó ń jẹun yó ó tó ẹkó fi jẹun tán fún ni tí ẹ so ka kíyàn mọ́ fa ifi òun wú efi lọ́sàn Ramadan àbẹ̀rẹ̀ ti já ẹlòmí ó wà lọ fi sínú kílódà yẹn máa ń ṣe báyìí náà ó sì máa fi gbó sínú àà òun fi gbó sínú òun fi gbó jẹsàárì òun fi wá ní pé àà ó ti di addition sí ìlú lára ní àà wọ́n tún wá kọ́ sára pálì ti gáyìn pé smokers are liable to die young wọ́n tó wọ́n máa ṣe kíníkà láìpẹ́ wọ́n wá ya ọkàn sí síbẹ̀ tó ti dúdú àti tó ti jẹrà tó ti mú pẹ̀tà wọ́n ló wà lọ ra pálì ó wà á ó sì ń yọ́bẹ̀ ó sì ń sánà síbẹ̀ ó ń sọ mọ́ pé wo ọkàn rẹ bí ó sì rí ní o bí ó sì rí ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwátá ń tàá ẹ̀sẹ̀ kan náà ní o ní o mú sìgárí àmọ́ wọ́n ń tà ẹjọ́ mú ní o bẹ́ẹ̀ ni Ànábì ṣépè lé àwọn mẹ́wàá tán mo fọ́lọ̀n bẹ́ẹ̀ mú ti rí kódà bóyá ẹ̀sẹ̀ tẹ́ gẹ́gẹ́ tó ti mú ti lọ ṣé ìwé ni àá ṣe òyìn rẹ ẹni tó bá gbọ́ tí èyàn tó bá gbé ọtí lórí ọ̀gbọ́dọ̀ rán bẹ́ẹ̀ni afẹ́dàkẹ́ wáyé kásá tó gbẹ́rù sínú mọ́tò wà lẹ́ ọ̀gbọ́dọ̀ bá gbé ọ̀gbọ́dọ̀ bá gbé mọ́mí ẹ́ àmì lè gbé màkílà ọtí wà ń bẹ̀ kí ló wá mìí ó mìí ànábì ní pé tí bá ti báyàn gbé mòmínà ti mú gbogbo prósẹ̀sì ìran ọtí lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yókù gbogbo tó bá ti ràn lọ́wọ́ tó ti wà nínú ìsìnájì bẹ́sẹ̀ yẹn ti ń lọ ẹ̀ṣẹ̀ wọ́n náà ń ṣẹ̀ ẹjẹ́ ká lọ mà wọ́n rò bí a ògùn tí ẹjọ́ mú ní o tọ̀ so nínú ẹni al'ibratu al-mughadiyatu allati yuqsad minha ibtọ isalul ghidha'i ila al-badan àwọn kínàgbé drips tí ma ń fún ara ní okun àtagbára tó ma fi ń ṣe replacement kó ń jẹ ìyún náà ti ba àwẹ̀ jẹ́ a ní kò yẹ kó tí ẹgbàwẹ̀ gẹ́sẹ̀ tó bá ti bá dé fún kó ń gba drip kí ló ń gbàwẹ̀ nínú ẹni ìkọ̀rọ̀jù dámìlì kẹtìrì bilhijama àwòlè fásitì àwò sáàbì wọ́n ní irú ẹni kẹ́kí ẹ̀jẹ̀ tó pọ̀ gan kó jáde ẹpa ní ìjámù bàrọ̀jẹ́ kò sí tó ṣe àwọ̀ ìkẹrìn bá ṣe ìjámà bó tó ṣẹlẹ̀ ní pé tí kí ní ẹ̀bá ti tẹ́jẹ̀ tó jáde bá ti pọ̀jù ẹ̀kẹ́ tí ó ṣẹlẹ̀ yóò necessitate pé kára sí kí ni kára mẹ́hẹ ara ó mẹ́hẹ ah, gbàtán ti fa ẹ̀jẹ̀ tí mo ní lára ó lè wọ́n ju gbà 2 litres lọ ẹfà 1 litres kún bẹ̀ ẹlẹ́yìn sí jama fún mi ẹ̀tìfà 1 litres ẹ̀jẹ̀ kó lára mi ṣe áàfù lè gbé mi dálẹ́ ó bọ́ sínú ilé àtọkùnrin tí ma ń lẹ́kọ̀ọ́ lọ́sàn Ramadan ni tó bá gbàwẹ̀ òyìn ma ń lẹ́kọ̀ọ́ ní o kìí kó àmọ́ lọ́wọ́ àmọ́ lọ káàkiri ẹfúnmí bread ẹfúnmí coke ní ìṣẹ́jú àwọn mùsùlùmí ah ìyẹn kódà nínú ihtiram ó láwọn ilé oúnjẹ bá ti pé láwọn lómi ilé oúnjẹ wọ́n gbé sílẹ̀ báyìí we don't sell food during Ramadan nínú pé yẹn kan oṣù Ramadan alẹ́ ben nínú pé yẹn pé yọ́rọ́ mùsùlùmí làwá wọ́n ní kẹ̀bí àwọn oníṣù kọsọ́mà kọsọ́mà ní kí ààyí táún jẹ lọ́sàn Ramadan náà ti wá tafẹ́ jẹ lọ jẹ́ mbò mi a respect oṣù yìí oṣù àwẹ̀ láwà yìí gbogbo àtàwà láìlú gẹ́gẹ́ yẹ́lú ẹkájọ máa gbà wẹ̀yí kí nìdí ummatu da'wa ni wá gbogbo wa bí ànẹ́bì láwà ọba àmọ́ jẹ́ mùsùlùmí àbí ànẹ́bì ló wà ọmọ ilé ìkò nídìí kó gbà àbí ànẹ́bì ló wà wọ́n ìgbà yóò pé mi ìgbà kì í ṣe yes or no kí nìkan àbí ànẹ́bì ló automatically tó bá di yawmal kiyama nẹ́fì mọ̀ bí ó pé wọ́n mọ̀ bèèrè nípa nínú sàárì wọ́n bèèrè lọ́rẹ̀ nípa nẹ́bì ò ní mọ̀ ìgbà tó sì islam wọ́n tó ló ń ṣe islam náà nádàrádá tó ń ṣe tó ń ṣe àwọn bàbá tó tẹ̀lé ànábì tán bá bèèrè nípa ànábì lọ́wọ́ rẹ̀ nínú sàárì ó ní rí kankan sọ ìyẹn tí yẹn bá tẹ̀lé lè máa ń kankan parí ìyẹn tó tẹ̀lé tọkàntọkàn tẹ̀mẹ́tẹ̀mẹ́ lódodo níbi ọ̀rọ̀ ẹnu níbi àdìsọ́kàn níbi ìwà níbi ìṣe níbi ìmúra níbi ìjẹun níbi ìmú níbi ìṣẹ̀sìn níbi gbogbo nǹkan níbi ìgbé ayé bó lè yóò ṣe tó ayé yàn ànábì ló fi ń ṣe tiẹ̀ sallallahu alaihi wasallam wọn náà bèèrè pé tálọ́kùnrin yẹn because ó ti di bárakù tiẹ̀ bẹ́ẹ̀ ni àbí ọkọ̀ hadha huwa hadha hu naam nínú ẹni khuruju damil haid wal nifas wọ́n gbẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ haidọ̀ kan jáde menstruation àwẹ̀jọ́ wò lè gbàmá wọ́n tún ti bọ́nù àmọ́ ó gbà padà lẹ́yìn Ramadan so a máa ń san àwẹ̀ obìnrin máa ń san àwẹ̀ àmọ́ wòyí sẹ́kí ni wọ́n ń san ẹ̀rọ ìgbà tí mọ̀ á dátà ń bèèrè lọ́wọ́ yàrá Aisha ah kí ni tó bí fìmọ̀ sàwẹ̀ tí ó bí sí ọ̀nà àhàrùrí yàtùn àní hàwárìjì ni wọ́n ni ṣe hàrìjì ni wọ́n ni ìyàwó iṣẹ́ ń bèèrè lọ́wọ́ nípa ṣe hàrìjì ni wọ́n ni àkọ́kọ́ wọ́n kọ́kọ́ wọ́n fẹ́ jà wọ́n hàrì dànù ẹ̀kẹ́jì ni pé ó wà láyé àwọn sàhábà pé wọ́n orúkọ báyìí la máa ń pè wọ́n ó wà láyà wọn ni gbọ́dọ̀ ń gbé tẹ̀sínífún nas tẹ̀sínífún nas bẹ́ẹ̀ ni sọ́nífún nas aláhásábẹ̀ ìtẹ̀kọ̀ọ̀dà àti him àdìsọ́kẹ̀rẹ̀ àmà fi pín ìrọ̀m àwọn ilé ní àwọn súfí ní àmàwọn àmàkídà wọn àwọn ẹlẹ́gbẹ́ ní àmàwọn àmàkídà wọn àwọn tẹ̀bìlígí ní àmàwọn àmàkídà wọn àwọn ṣíyá ní àmàwọn àmàkídà wọn àwọn hàwárìjì ní àmàwọn àmàkídà wọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ báyìí ìyàwó Aisha ń bèèrè obìnrin náà gbà sínú àwọn terrorist ní wọ́wọ́ alẹ́ àwọn tó ma ń takò lórí because àwọn yìí wọ́n ma ń takò gbòkà láyé tí wọ́n no Ànábì ló sọ no no àgbà bẹ́ẹ̀ni a sì ní wọlé ní ọ̀rọ̀ ń bà nípa wọn insha Allah àwọn tó ṣe pé gbogbo ahadith náà ti takùtán pẹ̀lú ọgbọ́n orí wọn the no èmi ò àà bóòlò ṣe wá ní gbàdíze lé yóò àmọ́ rẹ̀ bóòlò ṣe wọ́n wà dìsì yìí náà kí ṣe fún ìkẹ̀kọ́ sọ kìí tó bóyá tó wọ́n níbi ìsinádù rẹ̀ ẹ́ wọ́n wà ní gbàdìsì yìí àdìsì Muawiya mọ́sùmọ́ fẹ́ mú tẹ́mbẹ̀lú àdìsì àrẹ́bà fún sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ń bà ló gbogbo náà inṣá Allah ó sì mọ̀kọ́rẹ̀ ní ikọ̀ ẹni anú gbà níwá sórí ìdí mẹ́rin tí ẹ̀mọ̀ fi mẹ́rin anú lé ó ti mọ̀ ráwọn kakọ̀kan tó bá kọ́kọ́ pẹ́ ní ẹkọ́kọ́ mọ́ ń takọ̀ àdìsì ní ọkọ́kọ́ mọ̀bẹ̀ ní ànà ìmọ̀ gbọ́ àwọn sàábé ẹni ànà ní in tí kùránì wí òun yóò mọ̀ mọ̀ mọ̀ sọ kan ní ẹni ànà ní èyàn tí yóò gbọdọ̀ mọ́ dúró sí tó bá ti ẹ̀wà ní débi kó wà gbọ́ wà sí tó fẹ́ sí ní ma ń sọ ìtí ara yàn ìfẹ́ náà nínú ẹni huknu ad-dami fil badan ta'ammudul qayi àti bẹ́ẹ̀ lọ nínú ẹni kí ẹ mọ́ bí àbíkí yẹn fa ìjẹlára náà àwọn tí ó bàbọ̀ jẹ́ al-aklu wa shurbi wal jima' wa sa'iril muftarat وتكثير الأنف أو الأذن ودواء الجروح في أي مكان من البدن nínú ẹni tìró tọmọn lé sójú nínú ẹni àwọn tánkánṣe tí tánkánṣe mú tánkánṣe àwọn oríkèríkè ara yàtọ̀ sẹ́nu léyìí tó ṣe kí náà pé àti ogun tán máa fi sójú egbò ogun kí nìyé ojú egbò kò bá àwẹ̀ jẹ́ oye báyìí àwẹ́ náà àwọn tó bá láì jẹ́ nú àwọ̀ rẹ̀ ti bàjẹ́ ẹlùmí ìgbà kíǹgbẹ̀ kí náà pè tí kó gíyàn lọ́wọ́ wà tọ́gẹ̀nà ó wà sáré ma mú ẹ̀jẹ̀ yẹ kó mọ́ lè bà waste àwọ̀ rẹ̀ ti waste in ìtẹ̀ so ẹ̀jẹ̀ ò fẹ́ waste àwọ̀ ti padà wá waste so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó dìlmọ̀ níyàwó dìmọ̀ sí ìbẹ̀rọ ìrì ti ààrẹ yìí eh ok kí mọ̀ níyàwó àbí mọ̀ sí ìyù jáde láìsí kí kí náà ń pè so àwọn ilé ẹjẹ́ ká dúnbẹ̀ inshallah but èyí tí mo sọ lẹ́ẹ̀kan yẹn kọ́ìdà yẹn kọ́ìdà ni pé wọ́n ni alfitru mimma dakhala la mimma kharaja walwudu'u mimma kharaja la mimma dakhala ó ní kọ́ìdà kẹta mọ́ sọ gbọ́ kọ́ìdà ìdàdà ó simple bọ̀ kọ́ìdà yóò lẹ́rì kẹta because ó kan lédédé ní kọ́ìdà láìsẹ̀ pó ní ẹ̀rí kọ́ìdà kọ́pá kọ́ìdà usuliyya kan bẹ́ẹ̀ kọ́ìdà fiqhiyya kan bẹ́ẹ̀ kìí sí gbókè dédé fọ́mù kọ́ ìdá ẹ̀rí náà rí based on ẹ̀rí ni ó àsìkò kọ́ ìdá àmà ní wọ́n ní pé sẹ́rin tí ma ń bà wẹ̀ jẹ́ in tó bá ti wọlé ni kìí ṣe tó bá ti jáde ìtumọ̀ ní pé o bá ṣe inzal kí a tọ́ jáde lára yẹn Ramadan wọ́n ní ó bà wẹ̀ jẹ́ o bá bí pé kó because ó jáde in tí ti ma ń bà wẹ̀ ẹwọ̀n kama yìí kọ́ ìdá you're correct because inzalul mani ó bá wẹ̀jẹ́ kí mani yìí jáde lára yìí ó bá wẹ̀jẹ́ ó sì kọ̀ náà ó yà bí òye wọ́n ni pé ẹwà wọ́n ni kọ́ ìdá ni wàlúdú mimma kharaja la mimma dakhala wọ́n ní tó bá lù àlájẹ́ tí ẹ̀ in tó bá ti jáde lára ní kìí tó bá ti wọlé opposite inú àwẹ̀ in tó bá ti wọlé ní ma ń bàwẹ̀ jẹ́ kìí tó bá ti jáde àlọ́lá in tó bá ti jáde ní ń bàwẹ̀ jẹ́ kìí tó bá ṣe kíni tó bá wọlé òkè sí ni tó bá jẹun ó lè sàlátà ní síbáyẹ̀ ẹ̀rẹ́kẹ̀bá ń wá oúnjẹ tó gbádùn oúnjẹ aláta ó lè jẹ oúnjẹ aláta náà bẹ́ẹ̀nu <laughs> lálàrí náà ti kàkún ìrìnjú jẹ aláta náà sàn ah, àwọn tí bàbá jẹ́ ó wá jẹun ó wá jẹ oúnjẹ aláta àbóúnjẹ lépo gbogbo ẹ̀ ló lè jẹ́ tó bá sàlù àdátà àmọ́ kọ́ìdà yóò correct because ẹran ràǹkúnmí ilé ó ṣe kíni ó bá lọ́dájí dákálá sí ni ìtọ̀kọ́ ọgájá ìbáyìn àbí so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ inṣáàlá sọ́nbí Allah subhanahu wa ta'ala kó ṣe rán fẹ́lẹ̀ pàpàkó fún ní àgbóyé ẹ̀sìn rẹ̀ barakallahu fikum wa jazakumullahu khairan na'am yóò continue àwẹ̀ ni a ṣàlàyé yóò continue àwẹ̀ rẹ̀ ó ti jẹun already ọlọ́run ti fún oúnjẹ yóò continue àwẹ̀ náà tó bá jẹ́ jìmá náà yóò continue àwẹ̀ ni yóò continue àwẹ̀ rẹ̀ lọ́nà kò sí gẹ́gẹ́ sí rẹ̀ náà ọ̀rẹ́sùn sọ̀rọ̀ náà kò ní bẹ̀rẹ̀ lọ́jọ́ ọdún yóò bẹ̀rẹ̀ níjọ́ kejì ọdún because the best ni kó ètè sàn yóò bẹ̀rẹ̀ ní ìjọ tí kèèkì ń ṣe jọ ọdún bọ̀ ó lè ṣẹ́rí the best ni pé tó wá kí o bá fẹ́ dámà rẹ̀ pẹ̀lú calculation kó bẹ̀rẹ̀ ní bí first of bí Jumada al-Ula uh, afno uh, Ramadan Shawwal Dhul-Qa'da bọ̀ Dhul-Qa'da ọdún Dhul-Hijjah lọ́dún tó wà bí ah <laughs> yes o do o le break line ìyẹn ṣe ẹ̀kọ́ yóò gbọdọ̀ break àwẹ̀ láàrin àfẹ́bìnrin tí mísàlẹ̀ ibi ṣẹ́gun tẹ́ pé ó lè break ẹ̀ láàrin nítorí ẹ̀rùn bí a safari àbí marod nínú àwọn ojú ilẹ̀ níbi ọdún wa ó lè gbà wáyé ọdún tẹ́lẹ̀ náà fún ó wà so lẹ́yìn àwọn àyám àtẹ̀ṣìrí continue ìmọ̀ san ẹ kọntínú masa kàfàrọ̀ nígbà kí n sí tó lè rárá insha Allah ẹ́ ah, náà tí a ṣùgbọ́n na bèèrè ìwàrísàn tàwà kàtí ok Mm-hmm láàrin tí a jẹ́ oṣù síwájú wá sí ìwọ̀n and we are very used Bí a ọ̀pọ̀ oúnjẹ wa tó wà ní ẹgbẹ́ tó tún ní experience gbogbo bájì rẹ̀ dáadáa tó wá sàlẹ̀ tó bájì tó tún ní omi fire kọ́ńtà wọ́n ti já mọ́ àwọn ọmọ àwọn kò sí tó ṣe ìyàwó ni ẹ̀ kò sí tó ṣe ìyàwó uh, ni ẹ̀ because kí náà ń pè wọ́n al'aslu nígbà tó ń ṣe kíní àlọ́wọ́ ní pé àwẹ̀ ipé fàájì sí wà in tó wà lẹ́ ní pé time báyìí ní fàájì ń lọ àwọn tán bá ń bá wù tí bá wà wù wọ́n ní 5:30 ní yọ gbogbo 5:28 5:29 yìí bẹ̀ lórí ìyàwó tí ẹ̀ kò sí tó sáwẹ̀rẹ̀ kódà 5:29 minutes 30 seconds so ó sì tè yanjú tó fẹ́ yanjú pín dúwẹ̀ mú kò ní tíwẹ̀

mọ̀ ló ń tí bọ̀bẹ̀ ó fẹ́ mọ̀mọ̀ fa ibi náà ó kàrà fa ibi kódà àwọn afá ní pé kọ̀ ní ìlànà káánà áwọ̀ kẹ̀kẹ́ rọ̀ kò bá jẹ́ ibi díẹ̀ ibi díẹ̀ bá lọ jáde ìjìmá <laughs> ok mo rẹ ní ìjìmá tó fún ní ìbẹ̀rẹ̀ ìyàwó ó tó wá ṣe ní 120 days àbí kò lè 120 days ní òṣèrè tó kèmè kàfàrà 120 days nú wọ́n ló yẹn wọ́n ló yẹn bí ìyàwó rẹ̀ lọ́sàn Ramadan lẹ́ẹ̀mejì àkọ́kọ́ láti bẹ̀rẹ̀ ó tún kọ́gbọ́n ó tún ṣe ní ọwọ́ gbẹ̀yìn so yóò tu ẹ̀wú méjì kalẹ̀ ní àbí kó ṣe kí ni o kó ṣe ṣàrẹ́yìn mutatabiyin lẹ́ẹ̀mejì 4 months ni ẹbọn àbí kó fìdè 120 kó lọ fìdè 120 ìbáyà bí fìdè yẹn ló sì fẹ́ easy jù bóyọ́ lọ jẹ gbèsè ní ìrí ọmọ sáà fìdè yẹn 120 kìí ṣe gàrí ló fún ọmọ nígbà ní ẹ̀yìn mẹ́rin ẹ̀sá bí kú ti gàrí agolo kan iná ara ohun min kútil balad min kútil balad oúnjẹ tán oúnjẹ gidinu oúnjẹ gangan ara oúnjẹ gangan ìwà 27 báyìí olóran 20 pieces ètẹ́ rán ìṣẹ́gbọ́ so inshallah so barakallahu fikum <clears throat> naam intention okay uh -huh fọ́sí tí yẹn gbàgbé yẹn ìyó gbàwẹ̀ jọ yìí ẹ̀yọ̀ láwẹ̀ jọ yìí man lam yubajjit as-siyam fil layl fala siyama lahu asàlàyé yẹn ní àjòrí tó kọjá èyàn tí ó bá bá jáka àníyà bí siyam kò ní àníyàn kún wọ́n gbàwẹ̀ kò láwẹ̀ innamal a'malu ní tàkà sàlàyé ni pé sáníyàn déwà tó fún gbogbo dézì yóò kù ó tó àdẹ́kùn tí ẹ̀ síbí òṣèlú lábùn ìlàlẹ̀ ní pé òun gbàwẹ̀ náà ajẹ́sàrí náà kí abú àbáṣà kí láfi sínú láfi jẹ́sàrí ní àárọ̀lá mo láníyàn pé àríwò ni ó yé báyìí àgbẹ̀ so bọ̀wí ilé tó wò ní ìjọ yẹ déwà yẹn yóò ẹ̀sà wà láníyàn padà ní alẹ́ tákí bí ó sanjọ́ kejì ló tó rántí kò tún láwẹ̀ jọun o two days sí pọ́mọ lọ́wọ́ tí ó wéṣẹ̀ two days lẹ́gbà lẹ́yìn Ramadan about so ibá yàbí so that day pé alẹ́ alẹ́ lẹ́tì lánìí kalẹ̀ àkọ́ ọ̀lànà gẹ́gẹ́ Ramadan tẹ̀ ń bá yíò fún gbogbo 30 days inshallah so mún wa bihamdika ashhadu la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh